المتعلقة بالذبيحة والصيد للعيد بجنب ولنا في جميع أيامنا متى ما نريد أن نذبح نسيكة أو ذبيحة أو نتقرب بشيء من الحيوانات بذبح حال الله سبحانه وتعالى لا بد أن نكون على علم ومعرفة بسنة رسول الله صلى الله عليه وسلم في ذلك أقبل نفرم أباتو سواء المسلمين أن ترى لكي كلا قرفان النبي صلى الله عليه وسلم أن تلو بنات بما جاك يفمقوا الله بني سليكون كان نبي بني سليكون لاري أتيا ورلي أتيا صحابة كي أولا بلاو توقع بلوان النبي صلى الله عليه وسلم نجب للكيامة ẹmọ ya àndúkọ́lọ́dọ̀ Allah subhanahu wa tó mú ojú èmì àtẹ̀yìn rí iléyà àti ti ọdún 1442 tàà tó ń kọjọ ibi tí 1442 ikú tí è parí kọmọ̀dì àjí ọ̀tá rẹ̀ o kọmọ̀dáyẹ̀yẹ nìkọ̀ọ̀kan wálẹ̀ wa nǹkan kọ̀rọ̀ wa kó jí ó ṣe gbà nǹkan lọ́dọ̀ rẹ̀ kó dákan awa ń kíra wa pé àkú ọdún a ń kíra wa pé ọlọ́run ọgbà lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa ṣùgbọ́n tó ti bẹ́ àti ìkú ònú ọdún náà sábà wípé tá a bá pa ẹran ń sì ọjọ́ ọgbẹ̀ tán nítòótọ́ ọ̀rọ̀ pọ́lá ni àwọn onímímà pẹ̀lú àwọn ẹ̀rí tí wọ́n ń pa yọ́mù arọ́fà àwọn apákan yọ́mù arọ́fà ni yọ́mù hajjil akbar ṣùgbọ́n tí àwa fi ń sin lọ́un táà sì lọ pẹ̀lú àwọn ọgọ̀rọ̀ nínú àwọn afáwa wa ala ra'sihim imam al-muhaddithin imam kéèsè kéèké nínú sí àájì tààpàrà máa sàlàyé tó bá dìjọ wájú a máa pẹ̀rẹ fọ́lọ̀ níjọ́ yìí bákan náà ọjọ́ kejì ọjọ́ ọ̀pẹ̀rẹ ni wà ayyamu tashrik ọjọ́ mẹ́tẹ̀ta tààtòrí lẹ́yìn ọjọ́ ta àkọ́kọ́ pẹ̀rẹ yìí òun máa jẹ́ 11 12 oṣojú ọ̀run ọjọ́ tó tún tẹ̀lé 12 12 13 12 ọjọ́ tàà tó máa pẹran fún alọ́sọ̀tàlá ní ó ń sin ọlọ́nà ẹjẹ́ ìsọfin àìgbáwẹ̀ ìjọ ọdún kọ́dà wá àyàmù tashrik àyàmù akìlẹ̀ wà ṣúrùbí wà dhikrillahi azza wa jal àwọn ní ọmọ ń pè ní àyàmù tashrik àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta lẹ́yìn ìjọ kẹwàá tí a lọ yídì ìjọ mẹ́ta lẹ́yìn ìjọ ta lọ yídì àwọn la kí ó pẹ̀ tí fi ń pè bẹ́ ọ̀rọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lórí rẹ̀ ṣùgbọ́n ta ní ìdìmẹ́ ni wípé o ń ṣe ọlọ́ni àwọn náà ọjọ́ wẹ̀jẹ wẹ̀múni àti ìrántí ọlọ́run àì má gbáwẹ̀ láwọn ọjọ́ tí gbogbo ẹ̀ náà wá lọ kẹnu bodò tó bá di ìgbà tó rò báwọ̀ léni kọ́dà azikiru al-muqayyad ta mọ́ sí lẹ́yìn ìrùn kọ̀ọ̀kan onú ọkẹnu bodò tí oòrùn bá ti wọ̀ ní ẹni tá ń bẹ̀lọ́n kí mi ò tún ṣe jú èmi àtẹ̀yìn láyé kọmọ́jẹ̀lẹ́ ọ̀jẹ́ àṣìmáwá kí ló wá ní bá ṣe pẹ̀lú ẹran pípa iná láàmà tó tẹ̀síwájú sábà torí ọdún títí ń kásẹ̀ lẹ́n lọ àti pé ọlọ́run ma yí ẹran tẹ́nìkọ̀ọ̀kan wọ́n pa fún Allah subhanahu wa sáájú kó torí pé ọdún mi ó dè ó jẹ́ ìkẹkẹkan tí fi gbé kí ni ànúnà ìntájẹ ọsàlàyé ẹ̀fún ọfẹ́sì sàlàyé ẹ̀ ìntáàmù ọsàlàyé ẹ̀fún ọfẹ́sì sàlàyé ẹ̀ ọwá sàlàyé táwárí wípé bàbá ti ń túwò ìfọ̀kànbalẹ̀ àlàáfíà olàmbámbẹ̀ jàmáà àwambọ̀ àwọn ẹran pa fún Allah subhanahu wa ta'ala márùn-ún ìlọ́gbọ́dọ̀ wà ń kó tó yàtọ̀ sí pé ẹran ìtí ẹ̀fẹ̀ ló kọ mí lọ́tọ̀ bọ́yá ẹran iléyà ni bọ́yá ẹran àkíkọ ni súnnà ọmọ mẹ́jẹ̀mú márùn ò ní máa wà lára ẹran gbogbo ń tàà wá máa pa fọ́nà pàtàláì ọwá pín méjì bí wọ́n ti àwọn kan a ma pa wọn bin nahari pẹ̀lú gúngún ibùlù rakumi na hírọ̀ lòun in tó ní àtọ̀sẹ́ ọkùnmí zẹ̀bí halawa kí là ń pè ní na hírọ̀ in tó jẹ́ pé gúngún ni ìpìlẹ̀ bá ṣe máa panú ẹ̀sìn bó ṣe wá jẹ́ pẹ́rakùn mi jẹ́ gúngún tàà bá dú só chẹ́njẹ ẹ̀kú ní àlàálì kò chẹ́njẹ ṣùgbọ́n nǹkan ti sí a alẹ́mọ́ asìlímọ́mà àmbọ̀m̀bí tí ẹ̀ à ní sálẹ̀ bí ṣùgbọ́n ọ̀rọ̀bọ̀rọ̀ mọ́dé bẹ́ẹ̀ kọ́dà ọmọ ìyá kan fẹ́ pa ọwá ní nínú kí òwọ́ parakùn tí ó pé ọ̀pọ̀lọpọ̀ gbọ́ orí ní wọ́n ma wá kégbàjáde káàkiri ládùgbò ẹlùmí ọmọ pé ẹ̀ṣẹ́ aríbi ní kiri kankan ni kó wùlẹ̀ sàfúnyàn kó ọ̀pá màlú táwọn èèyàn mọ́ tàbí kó ni kó wùn sí àmbọ̀m̀bí ìbádà tí ìkìláṣù ń tó wá jẹ́ dábùsù màálù ghanamu ewúrẹ́ àgùtàn àgbò orúkọ àwọn ilé a máa dùn wọn ni àtàwọn ẹran míì tí Allah subhanahu wa ta'ala tó ṣe lẹ́tọ̀ jíjẹ fún wa tí dúdú wọ́n sì rọrùn hmm. ẹ̀dìẹ̀ tọ́kì àwó ehoro àwọn àyàn a náà tó ṣe é dú àwambọ̀ àwọn ní mẹ́jẹ̀bù márùn lámàárí níbi nǹkan tí a bá fẹ́ pa mẹ́jẹ̀mù àkọ́kọ́ o náà ni àtẹ́símíyà àádà akọlọ́run ọba sí àtẹ́símíyà yìí lè áàlìlì ilmi fi mas'alatiha arba'atu aqwalin ọ̀rọ̀ mẹ́rin gbákọlà wọ́n mímọ̀ lórí ọ̀rọ̀ ìdákọ ọlọ́run ọba sí nǹkan tàà fẹ́ pa ọ̀rọ̀ àkọ́kọ́ òun ni ọ̀rọ̀ àwọn tí wọ́n ní àtẹ́sìmìyàtú laysat biwajibatin wa innama hiya sunnatun faqat faman atabiya فبيا ونعمة ومن تركها فبيا ونعمة والذبيحة حلال وإن سقطت التسمية عمدا أو سهوا أو جهلا ọ̀rọ̀ àkọ́kọ́ nù jẹmọ́ ń tó jẹ́ ká máa ṣe báyìí ni pé ọ̀rọ̀ ẹ̀sìn wa ó ti di pé ká máa sún èyí tàà ń

musulmi le dá ẹran lé àrẹ̀ mẹ́lẹ́ o lè dá ẹran àkíkọ̀ mẹ́lẹ́ ẹran tí wọ́n fẹ́ fi ṣe ìyàwó wọ́n kàn fẹ́ pẹ́mẹ́ jẹ́ kò sí wọ́n fẹ́ kọ́kọ̀kàdámẹ́lẹ̀ kó sì dù kọ́dá kọlọ́n sí tó ti wọ́n ní ṣe bí ọ̀rọ̀ ọlọ́run ni a sì gbọ́dọ̀ gbàgbọ́ bẹ́ ànábì ọlọ́run sì rìn sí a iní bá ní tú ọ̀rọ̀ ọlọ́run iṣẹ́ wá lẹ́yìn ládọ́ ànàbí wọ́n náà rí tó fi túnmà yà wọ́n ní kílẹ̀ rí olóòsì ọlọ́run gbogbo tí mùsùlùmí bá ti pa fọ́lọ́ ìsìláàmù tó ti wà lára rẹ̀ ó ti sẹ́rẹ̀ dàlálì wà in lam yadhkur ismallahi alayha kọ́dà ìbá àmàdà akọlọ́wọ́ bá sí ọwá màmá ni ó kọmọ̀tẹ̀lẹ̀ ni ó ọgbàgbé ni ó ó ti lọ náà nù sábà pé annabi lọ́lọ́run sọ alkùnrin fún onáni sí bá ní túnmà rẹ̀ hadal hadith akhrajahu alimamu ad-Daraqutni fi sunanihi wa akhrajahu al-Bayhaqi kadhalika wa kilahuma da'afahu wa huwa kadhalik imamu Bayhaqi bá dìí wa imamu ad-Daraqutni wọ́n gbà dìí a méjèèjì ìní sì fi rinlẹ̀ wípé asàlàyé ẹ̀ nínú tí àwà agbàwákásàlàyé ẹ̀ ni o

ẹ máa jẹ́ ń so ìsìláàmù ara yín ó ti dọ́wọ́ yíngbẹ̀ fẹ́ dùn ọ̀rọ̀ àkọ́kọ́nù ọ̀rọ̀ náà àti fìtì ó ti wó ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì o náà ni alkọ́ọ̀lù bí wùjú bí tẹ́sìlì yàtì في في الذبيحة والصيد لكن تسقط في الذبيحة سهوا لا في الصيد هذا قول الحنابلة ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé dandan ni kéyàn sí bísmìláìsì tí yàn fẹ́ yálà ọjẹ́ ń tí arọ́wọ́ ráyè láti pani o àbí tó jẹ́ pé a lè mú pani ẹ̀túnúgbó èrògbó agbọ̀rọ̀mọ́dà kọlọ́nsì ṣùgbọ́n tó bá ti ń di èntà àdámọ́lẹ̀ àgbò ni ni tí èyàn bá gbàgbé àti ṣe bísmìláì kọ̀sọ́ di àrọ̀mù kọ ma jẹ́ ń so ọgbàgbì ilé ìjẹ́ madhabu hanafiya ati malikiya ọgbàgbì fi alati nisiyan kìsíwàlá ṣùgbọ́n gbàtọ̀ bá rántí ọ̀pọ̀rọ̀ mọ́sọ tọ́bọ́ wá jẹ́ ń tàà máa lé pa ni a dẹ̀dẹ̀ rẹ̀ ni èrògbó èsúrógbó téèyàn bá wá gbàgbé láti ṣe bísmìlá kó tó pa kò gbọ́dọ̀ jẹ́ wọ́n ah, ah. ní ọ̀rọ̀ tẹ́ sọ ìkò yíá o ṣe bí ń gbàtà bá fẹ́ pẹ̀rẹ̀ ti lé àrọwọ́ráyè míyàn bá ti ẹ̀fẹ́ gbẹ́ ṣúùsì ń pa pé tó bá ti ẹ̀gbàgbé kẹsọ mú pé kọ́ mẹ́jẹ́ ẹbí bí ó ti rọwọ́ráyè ni fẹ́ dẹ́dẹ̀ ṣe gbà lè èèyàn lè ní ẹlẹ́ fún ẹ̀lẹ́ kíúsì àṣọ bísmìlá ìní àgbájẹ̀ bára ráyè lé wọ́n lóní tó jẹ́ káwọn sọ bẹ́ àwọn bá ní kí ló tẹ́ sọ bẹ́ wọ́n ni tó jẹ́ káwọn sọ bẹ́ o ni máa já àmìn hadithi adi ibn hatim wa abi sa'labata al ọ̀rọ̀ ọlọ́gbàna bí wíbáyìí kè sọ́rọ̀ wọ́n ń bá ọjẹ́ ẹnìkan jẹ́ àbí wọ́n fẹ́nu àtẹ́bà nkankan ẹ̀sìn wa yàtọ̀ sí gbogbo nkan ọlọ́mọ́jẹ́ fún wa ọfọ́jú pọ̀ ká máa dúó ìnàfẹ́sàlàyé kí ní ń fà àtẹ́rẹ ẹgbẹ̀ náà ládà kọlọ́n sí ó ń sọ ọlọ́ni ẹ̀yìn máa dẹ̀dẹ̀ tí wọ́n níbẹ̀ ni ìdá àrùsáltà sahmak ìgbà tí ọba fẹ́ rán ọfà rẹ̀ ń sẹ́ ìbọn ló fi ń dẹ̀dẹ̀ ni ìgbà tó ọba fẹ́ rán ìbọn rẹ̀ ń sẹ́ òkò ló fẹ́ lò ní ìgbà tó ọba fàkúl jẹ́ halali ni nǹkan méjì wá ṣẹlẹ̀ sí ń tàà bọ́ fẹ́ pa tó jẹ́ pé a lè pa ní tó jẹ́ nǹkan tàà máa dẹ́dẹ́ sí bí a bá ti ń kí ìbá ń lé láti máa dákọ̀ bí sínúláì sínú ọba àdá tí ẹ̀fẹ́ fi dẹ́dẹ́ bismillah ọlọ́run ojú ọ̀tún bismillah bismillah ọwá sí àpò torípé ìyẹnlẹ̀ mọ́ràn tí ibi gírígírí sí ma ti lẹ́ran kí àbọ̀fà náà ni ọ̀dà kò bísọ̀rẹ̀ sọ̀fà kàlà kèèsè tí wọ́n bá fẹ́ kò lé o ìgbà tí èèyàn bá rí sọ ìdú èèyàn masáyìd in tá fẹ́ dẹ̀dẹ̀ gangan ẹlẹ́jọ́ lera yí débì kan ní àsàkárí ìbọn àbọ́ fẹ́ fa bísmìlá ẹ̀yọ́ tẹ̀lébẹ̀ kèésà ti o àmbọ̀ tó sùkún kankan bẹ̀rẹ̀ náà ta pàrà sálẹ̀ yìí annabi sọ̀sán ní jẹ́ ó ń sí ọlọ́run fún rárá rẹ̀ kọ̀ wà fún ọdẹ lẹ́skúzi láti mẹ́sẹ̀ bísmìláì àkọ́kọ́ ọ̀rọ̀ àkọ́kọ́ tàà sọ́kùnlẹ̀ tí wó tẹ́lẹ̀ pé mùsùlùmí tó bá ti pàwó tìrì àlálìbá àmàdà ọ̀kọ̀lọ́wọ̀ bá sí ànábì tí ọ̀rọ̀ ọ̀fẹ́sẹ̀ múlẹ̀ èyí tó fẹ́sẹ̀ múlẹ̀ tí tún ọ̀rọ̀ ọlọ́wọ̀ bá lélẹ́yìn ẹn dẹ́dẹ́ ànábì òfin lẹ́skúzi ọfẹ́ kwata síba ìgbà ń kọ́ ní bísmìlá rẹ̀ ìgbà ọfẹ́ tankan gangan òun mú ọfà nínú ọyún rẹ̀ nǹkan ìgbà ọfẹ́ ta bísmìlá ìrọ́dà yẹn yóò pàdé lọ pẹ̀lú tí a fẹ́ ta ó clear a jẹ́ wípé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì náà ó tún wó wọ́n ní bóòlá sí mọ̀kówó owó ṣe bẹ́m̀bẹ̀sàn ọ́dá kọ̀ọ̀kan méjì fún wa ó ní gbogbo tí ẹ bá fẹ́ pa fọ́lọ́n ẹ̀ríun àáfi kí àwọn nǹkan kọmọ̀bà ma kí repetition mọ́bà pọ̀ àti rí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé kèèsì si dandan èèyàn gbàgbé ó èèyàn náà ó kọ́nà kí wọ́n ma sọ bísmìlá ìgbé ọ̀sáàsì àsọ bísmìlá ní ọ̀ àdísì halalun wa in lam yadhkur isma Allahi alayha kọfẹsẹ̀ múlẹ̀ àfá kọma ní o ó ti ẹ̀tọ̀rántí ní o kò fẹsẹ̀ múlẹ̀ akúmi ọ̀rọ̀ akọ ọ̀rọ̀ ẹ̀kejì excuse wà fún tó jẹ́ pé arọ́ ráyè jù kò sí excuse fún tán léèkì àti ah, ah. mú ẹ̀rí hadithi adi ibn hatim abi salaba al-khushani radiyallahu ta'ala anhuma wardahuma madhhabu tawita ilisi oni madhhabu malikiya àti hanafiya àwọn ní gbogbo ìgbà tí èèyàn bá ti rántí láti ṣe bismillah dandan ni fún tó bá ti gbàgbé kò ṣe nkankanmá níbi tí sorry tó bá ti gbàgbé kò ṣe nkankan sorry onímọ́jábò hanabila afa musare nìkan mẹ́sílábù àkọ́kọ́ ọ̀yàtọ̀ ẹ̀ẹ́kejì ní ti hanabila àwọn hanabila ní bẹ́yàn bá ti rántí bismillah ní ìgbà tí ọ fẹ́ dú ẹran tààrọ ráyé dù kò sí wàhálà bọ́bá gbàgbé náà kò sí wàhálà ṣùgbọ́n ká pé ẹran tàà lè pa ní bismillah ọ gbọ́dọ̀ sọ tọ́ ọba wá gbàgbé nǹkan kò sí jẹmọ́ ẹ̀làfimú ẹ̀ríwá ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta náà ni àtẹ́sìmìyàtù wájibatun fi hati was sọ́ìdì fi halati zikiri wa tasqutu fihima fi halati nisyan eléyìí ni malikiya àti hanafiya lọ́rọ̀mọ́ malik tó jẹ́ pé òun ni mẹ́díábù tí wọ́n fi kún àbàbá wa ní pílẹ̀ ń bí tọ́kọ́dọ́dọ̀ wọn tí wọ́n rí kó tó di pé a ṣẹ̀ṣẹ̀ wà mẹ́ pé à ah, àṣẹ bí ẹ̀ṣíṣe ń bọ̀ nígbà náà díẹ̀ díẹ̀ lọ́fà àsáwọn àfá ìsálàyé ni ọ̀rọ̀ ẹlòmí ń bẹ ń gbà míì tó ju ọ̀rọ̀ wọn lọ tí è pé ibi tọ́lọ̀ ń pé wọn orí dé tàbí tọ́lọ̀dọ̀ wọn ẹ̀rí ló jẹ́ wọn sọ mọ báhùn tán ní èsì ìsọ́nfẹ́ẹ̀nú ìgbà tí ó wá ń dọwẹ́yìn ìlà tó wá ráyè rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí yòókù in táwọn ará jọ òfìsẹ́ ebúnú mo rí nǹkan min jọna mẹ́lẹ́bì mamalikiya alimamu almaliki o ni pé àti mamu abi hanifa dẹ̀dẹ̀ ni bismillah ta bá fẹ́ dúnra àbí ẹ̀rẹ̀ta ma lè pa tó jẹ ẹ̀rẹ̀ta sẹ́sẹ̀ dẹ̀dẹ̀ lókùrú gbàta bá ti rántí dẹ̀dẹ̀ ni kéèyàn bẹ́rẹ̀ sí bismillah tí ọ̀sọ́ in tó pan ó déwọ̀ ní jíjẹ èyí tí bísmìlá gbàtọ̀ fẹ́ ta ọfà mọ́ èsúró kọ̀sọ́ ìntọ́bẹ̀ ìpàkínú èèwọ̀ ní kọjẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ pọ́ gbàgbé nǹkan èyàn ti dọ̀bẹ́ dé ó ti dútọ́ nípa la ilaha illallah ah! mọ̀ mọ̀ ní ti fi kọ́ mo mọ̀ nísìbù kọlùmọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan èèyàn máa ń ṣe tí ó mọ̀ nísìbù kọlù lọ tọ́kàrí ò ní sí mẹ́ kò sì ní ṣe é ṣe má ẹlòmí nísìbù kọlù tó fi tásọ fi èjò náà ẹlòmí nísìbù kọlù tí é dá ogbó omi nù tán omi tí é sàrọ̀lá kò sómi mi Rabbana la tu'akhidna in nasina aw akhta'na ọlọ́wọ́ bá wáwọ́ bá bá gbàgbé ṣe nǹkan tó ní àmà sí àbá ṣe mistake ṣe tó ní àmà sí ó sì jọ kó foríjìn wa nínú èdè Lárúbáwá wọ́n ní fíìlì méjì kan fẹ́ jọra wọn ṣùgbọ́n yàtọ̀ khati'u ismul fa'ili ni mukhti'u ismu fa'il ni ṣùgbọ́n ìpìlẹ̀ vẹ́bọ̀ méjèèjì fíìlì méjèèjì yàtọ̀ aftọ́à ó ṣe mistake ṣùgbọ́n khata'a kéèyàn máa máa ṣe tí ọ̀dá ọlọ́ni tó àjọ́gbẹ̀ alìkìyàmá àwọn ẹ̀gún kan bẹ̀ẹ́ tó ń pèsè lẹ́sìn náà la ya'kuluhu illa al-khati'una àwọn màmá sẹ ìní ọlọ́run àwọn mo fi lẹ́fún kọ̀sọ̀kúlẹ̀ àkúrẹ̀ al-mukhti'un ọwọ́ adébìtì mistéèkì oní rabbana la tu'akhidna in nasina aw akhta'na kùsùgbà akhta'na aw khata'na akhta'na ìyàtọ̀ méjèèjì àwọn mbọ̀ tí èèyàn bá ti á se ní ọgbàgbì wọ́n ni ìbọ́lọ̀ tọ́ fine a rí ọ̀rọ̀ bá lọ́dọ̀ àwọn imam malikiya àti anaf ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ó wá nídi ìfarabalẹ̀ gbọ́yé kọ́dà bóyá bí táàtì dónárì ó ní mẹ́jábò àfáwà àgbà ọmọ kíwà àwọn àfáì náà ṣùgbọ́n àfàwà àgbà náà tún ní Ibn Taymiyyah rahimahullahu ta'ala Ibn Taymiyyah ní at-tasmiyah wajiba wa shartun min shuruti adh-dhakah bismillah tààsì sí ta fẹ́ pàì dandani májẹ̀mú ní tí ó mú ta fẹ́ pàì di àlàálì tí wọ́n bá sì pè nǹkan ní ṣẹ́rtù ẹwùbí tí a ti lọ gbé aṣẹ́rtù láyẹ̀s kútù nìsìyánan wà lásàwọn wọ́la amdan tí wọ́n bá ti pè nǹkan ní májẹ̀mú kò sí bí ẹ bá rí èyí sí bẹ́ẹ̀yàn máa máa fi nǹkan lẹ̀ èèyàn dára bẹ́ẹ̀yàn gbàgbé fi ilẹ̀ èèyàn dára bẹ́ẹ̀yàn ọmọ tẹ́yàn fi ṣe èèyàn dára lápẹẹrẹ at-taharatu min al-hadath shartun li qabuli s-salah ìrun táǹkì mẹ́jẹ̀mú tọ́lọ́run ẹgbà o ní ká kọ́kọ́ mara mọ́tọ̀ mọ́tàbà mọ́sàlùwàlá mọ́wákìlù fọ́lọ́n méjìlọ wá pín sí béèyàn bá wá kírun fọ́lọ́n ọ̀tọ̀ ọ̀tàbà ọ̀sàlùwàlá ó sì màbẹ́ ó kírun fọ́lọ́n ọlọ́run ọgbà àrùn ẹ̀ èyàn tó kọ̀tàbá kò tó sálùwàlá ló bá kírùn fọ́lọ́n kọ ma ọ wá ti kírùn tán ah ah ìmọ̀tí tàbá ìmọ̀tí sàwàlá kí ní ìdàjọ́ rẹ̀ irú ẹ̀ náà wà ní masalai èyàn ti dọ̀bẹ̀dẹ̀ran ó sì dútọ́párátá kọ̀rọ̀ tí ṣe bísmìláì tàbí kò tí ẹ̀mà fún ẹ̀mà tẹ̀bísmìláì ń tẹ̀ àbótí ẹ̀mà mọ́ náà gan ni pé ẹwọ́ wà láàáyín póóje mo ti ka àìmẹ́yẹ àìmẹ́yẹ sọ́rọ̀ mo ti ka lónìí pọ̀ sí ti bísínàìsì wọ́n sí bẹ́ àfáwà adùn tẹ̀míyà ni kò sí ìjẹ àwọn àfáwà ní ọdá kòbúrú nígbà tọ́lọ́run wá sọ wípé Rabbana la tu'akhidhna in nasina aw akhtana ọlọ́wọ́ báwò tá a bá gbàgbé ṣe nǹkan má ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ní tòótọ́ méjì ni nǹkan tó ṣẹlẹ̀ mo se ń tí a ní mọ́sí ṣùgbọ́n màmá mo gbàgbé ni mo se ń tí a ní mọ́sí ṣùgbọ́n kò yé mi ni ọyẹ kí nǹkan kó ti bẹ̀ jáde kí ni tó ti bẹ̀ jáde ẹ̀ṣẹ̀ ọlọ́run ọ wà ní ẹti bẹ̀mí mo sì ti gbọ́ Rabbana la tu'akhidhna in nasina akhtana ọlọ́bàtà bá pàgbé sí nǹkan àbásẹ̀mìtìsì nǹkan má fi gbíá só orí odidi ẹran 500,000 tọ́ lọ́ọ̀dúì tọ́ ọ̀ràn tí sọ bísmìlá mo forí jíọ̀ ṣùgbọ́n ọ̀bọ̀rọ̀ jẹ́ mẹ́ ẹnìkan ní ah, wọ́n tó bí àwọn àfá nígbàtí ẹbá ní kọ́mọ̀ jẹ́ mẹ́ báhùn ẹwà dúró ẹran jẹ́ wéṣtì 500,000 kan ni a wéṣtì ẹ̀kọ́ ńlá lè lè wọ́n jẹ fún un tó bá tó dìjọ wájú kò ní gbàgbèrú ẹ̀mà wọ́n ni ọ̀dá ọ̀rọ̀ tẹ́ ń sọ in yé bọ̀ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n tí yìí tán ẹn tó wá pẹ̀ẹ̀ràn tí ó sọ bísí láì àwa wá ń kọ́ nǹkan méjìlọ wá pàdé àdábíhù wà gọ́ìrù nípa ti wí ẹran ẹn tó sẹ́rí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ kìí sí tá fán ah, náà lọ́nà o Suleiman ni ó pẹ̀rẹ̀ ó sì lóhun ọ̀dá akọlọ́n sí ọlọ́run ó foríjì o ti ní àwọ̀ máa a ẹjẹ́ tó sọ tẹ́mù ti ń gbẹ́nà bọ̀ àmà kankan àwàkásí àsanwọ́ta bismillah labanjẹ́ lọ bismillah ti wọ́ wà síṣẹ́ láàrẹ ẹran a ma pé wọ́n pa ẹran pẹ̀lú bismillah tẹ̀lẹ̀ láfisọ bismillah kìí ṣe pá aṣọ́ torí pé bọ́yá a wípé wọn ò pẹ̀rẹ̀ kò sì dáwà lójú ẹwọ́ ìjámẹ́jẹun tí a lọ kílẹ̀ ríwa جاء في الصحيح من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها رضاها يا ويشا وانا ورد صلى الله عليه وسلم جوكا لا وكان بعد وكوكا ورد صلى الله عليه وسلم إن قوما كانوا حديث كانوا حديثي كانوا حديثي أهد بالكفر àwọn èèyàn kan bẹ lẹ́gbẹ̀ẹ́ tòsí ìlú wa wọ́n yẹ́sẹ̀ gbàsìlámù ọ̀pẹ́ wọ́n sì gba ìsìlámù ọ̀pọ̀ wà kánù yà àtúnànà bí láhàn tó sì máa pẹ̀rẹ̀ tí wọ́n wà fún a ṣùgbọ́n àwọ́ ọdá wa lójú wípé ìsìlámù wọn ti ń gbà yìí kò lè tí ìyé wọn débi pé èyàn máa dákọ̀ ọlọ́run sí tí èyàn bá fẹ́ pa kò yé wa wọ́n lè sọ sí àmà ṣùgbọ́n kò ọkàn wọn ò tí sọ pé ti ń fún alẹ́rùn sí a jẹ́ ó sì ọlọ́ni sammu antum wakulu ẹ̀yin ọ̀sọ̀ bísmì láìsí tí ẹ máa jẹ́ ǹsùn tí ṣe ń tún àdìkì sọ annabi àwọn ìyàkan nítòsí ìlú wa wọ́n sì gbà sàlámù nínú wọ́n sì wá máa fún alẹ́ran tí a bá pa ọkàn wọ́n sì ń pé ah, wọ́n ti lè mọ̀ ó ti lè mọ̀ ń gbò ní ẹgbà sàlámù náà àwọn contemplate annabi ni ẹ̀yin ẹ̀dá kọlọ́run ọba sí ti ẹmà jẹ́ǹsù àwọn mímọ̀ wà bọ́ bẹ́ wọ́n lọ́wọ́ tánàbí sọ kọ́ ìdọ̀ ọjáde mẹ́ ibi kọ́ ìdẹ̀ láti wá dúó a máa tún fọ́lọ ní láìlára ní kútùbà tí kí ni kọ́ yẹ o náà ni alìfíìlù ẹn tó sọ̀rọ̀ baba baba min ahlihi fàlẹ̀ asìlù fi asàlámùtù wà síhà wà lágbòsìrínù gbogbo tí a máa sẹ́nu ẹ̀sìn tó bá ti jẹ́ pé ẹni tí wọ́n sáyìn rẹ̀ nú ẹ̀sìn lọ bá ṣe àwa yòókù kọ̀kan wà má iṣẹ́ yẹn ti lálàáfíà kò ní ìdíkà

pàǹpàbò fúnra mímọ́ pàǹkan mi ẹgbàbá òní tí ẹ̀dá kọlọ́n sí o sẹ́sìn wárí báun gbogbo tá jọ́njẹ́ láàrin ara wa wọ́n ni pé ọlùkọ ìyà síkírá ìyàkóyó ọ̀fẹ́ ní rẹ̀ sí ẹran lówó ní ojú tààlọ́wọlé olóúnjẹ rí tí ń gbé bóòlẹ̀ sí pẹ̀rin ni nítorí pé ẹn tí ó ní mo lè jẹun tó bá palógbé fún mi iṣẹ́ yẹn ọwọ́ látọ̀dọ̀ ta ní o ẹn tí ó yọ̀ dárú ẹ̀fún ọ̀dá mẹ́sàlá kò lè clear in tí ó fi clear rí èyàn sárọ̀rọ̀ àtàn mẹ́sàlásí kan àjòjì lèyàn àwà márùn-ún ìlànsára mẹ́sàlásí لباو لنا كما الله قال الله إله الله أشهد أن الله فلا كركم إبرار لا باتي بين جا كركم دي مسلم الله الرحمن لا وبد لا باجون ري ó sì kírun dáadáa nǹkan kan dàrú mẹ́ ó sì kírun dáadáa ẹgbẹ́ bá wá ẹ̀bùrẹ́ àìsì nígbà sí ń bu àgé mọ́sálásí jẹ́ àṣewé ìlàkírùn ó ti bọ́ta tẹ́ àìsìkírùn tán gbogbo wa látọrùn dá padà torí ìrún sẹlẹ̀ tóòtọ́ ó gbójú dáadáa wá ṣùgbọ́n kí èsọ́ dóòrùn kí èsọ́ ìrìn tí a ní ó kírùn fọ́lọ́mà ah, ọ̀rọ̀ yóò pè bi'awni min ar-Rahman ibi láti dó tó bá di kútùbá ti ń bọ̀ inṣáàlá nastamir bi الحمد لله الذي بعونه وبفضله تتم الصالحات خلق الخلق لعبادته وطاعته وخلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعللون وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد فيا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا لجميع خلقه قال الله تعالى يا أيها, يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام الله سبحانه وتعالى أباح لنا الأكل والشرب وحرم علينا الصيام في هذه الأيام أيام أكل وشرب وذكر الله بل أيام الذبح نتقرب إلى الله سبحانه وتعالى بضحايانا كما يتقرب أهل الموسم بهداياهم إلى الله سبحانه وتعالى أمتنا فيوم الحج الأكبر يوم العاشر على أصح أقوال آل العلم في هذه المسألة فلما كذلك الذبح في بعد أيام من يوم العاشر من شهر الليل الحجة نذبى في يوم الثاني الثالث الرابع بعد يوم النحر وكذلك هذا سينتهي مع غروب الشمس اليوم أمتنا فكل من أراد أن يضحي لله ولم يجد ساعة ليضحي في يوم النحر فالفرصة أمامه حتى هذا الوقت وكذلك من لم يجد الساعة في يوم النحر أو ذلك في يوم الحادي عشر من لم يستطيع في يوم الحادي عشر لو ذلك في يوم الثاني عشر لم يستطيع ذلك في يوم الثاني عشر لو ذلك في يوم الثالث عشر مثل هذا اليوم أمتنا إن الله تعبدنا بذبع ذي ليس بأنه تنالوا لحومها ولا دماؤها ولكن تنالوا التقوى منا قال الله سبحانه وتسامى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله ولا وسلام على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمتنا إن الله سبحانه وتعالى بين لنا ما يبيح ذبيحتنا لنا بقوله ولا تأكلوا مما لم يذرك اسم الله عليه وجعل الله سبحانه وتعالى كل ما لم يذكر اسم عليه عند الذبح فسقا رجسا نجسا وهذا من ديدن الكفار هم الذين كانوا يذبحون لآلئتهم ولا يبالون بسم الله سبحانه وتسامى أمة الإسلام وعلى هذا نظر أهل العلم إلى ما ورد عن رسول الله صلى الله عليه وسلم وبما يفسرون قول الله تعالى ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه ولهم في هذه المسألة أربعة أقوال القول الأول القول بعدم وجوب التسمية الأبدبية أو الصيد بل إنها سنة واحتجوا بالحديث الذي أخرجه الإمام الدار القطني والإمام البيقي لكنهما ضعف هذا الحديث أن صلى الله عليه وسلم قال ذبيحة المسلم حلال وإن لم, يد وإن لم يذكر اسم الله عليها هذا الحديث ضعيف لا تقوم بمثله الحجة البتة والقول الثاني أمتنا وقول الحنابلة بأن التسمية واجبة في الصيد وواجبة في الذبيحة لكنها تسقط نسيانا في الذبيحة لا في الصيد ومن هنا اعترضوا عليهم على العلم بأنكم تعذرون من نسي التسمية في الذبيحة لكنكم لا تعذرونه في الصيد فأيهما أسأل ذبحا وأيهما أيسر قتلا وإلا حتى الرسول صلوات ربه وسلام عليه احتجوا بما جاء هؤلاء الحنابلة احتجوا على ما ذهبوا إليه بحديث أدي ابن حاتم وبحديث أبي ثلبة الأخشني أن الرسول صلى الله عليه وسلم قال لأحدهما إذا أوصلت سهمك وذكرت اسم الله عليه وكل قالوا بأن الرسول صلى الله عليه وسلم قيدهما بالتسمية في الصيد والجواب على هذا هل لم يقيدهما أو أمثال أو أمثالهما في الذبي بقوله ما أنعر الدم وذكر اسم الله عليه فكلوا والقول الثالث عباد الله القول بوجوب التسمية في الصيد والذبيحة في حالة الذكر وهذا مذهب الحنفية والمالكية أما في حالة النسيان فليست بواجبة وعدمها لا يحرم الذبيحة هذا قولهم والقول الرابع أمة الإسلام هو قول شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى ومن نحى نحوه من عن العلم أن التسمية واجبة وأنها شرط والشرط لا يسقط لا بالنسيان ولا بالعمد ولا بالسهل ولا بالسهو كيف لا لا كل ذبيحة لا يذكر اسم الله عليه فتحت قول الله تعالى ولا تأكلوا مما لم يذكر اسم عليه وإذا دبع المسلم ذبيحة ونسي أن يذكر اسم الله عليها حتى ذباها فإن عليه شيئين الأول الذبح والثاني عدم التسمية عدم التسمية أن يترتب عليه الإثم نعم إن تعمد ذلك أما كونه ناسيا فإن أما قوله ناسيا فإن هذا لا يسيره آثما ولا حرج عليه هذا الذي يدل عليه قول الله تعالى ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطانا أو أما أن يأكل منه فلا هذا الذي ذاب إليه ابن تيمية رحمه الله تعالى أما غيره الذي لم يعرف بشيء من هذه الحادثة فله ذلك أن يأكل من هذه الذبيحة لماذا؟ لأن الأصل في العمل أنه متى ما صدر من أهله فالأصل فيه السلامة والصحة لما جاء في الصحيح من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى نعرضها أن قوما أتى النبي صلى الله عليه وسلم فقالوا يا رسول الله إن قوما كانوا حديثي أعدم بالكفر وكانوا يأكلون باللحوم فنأكلها ولا ندري أذكر رحمه الله عليها أم لا فأمر صلى الله عليه وسلم أن يأكلوا منها فقال سموا أنتم وكلوا لأن الإنسان مطالب بتصحيح فعله ليس بمطالب بتصحيح فعل غيره نسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا وإياكم وأن يجر وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسمع المسلمين ودمر عاداك داء الدين اللهم ربنا دمر عاداك داء الدين اللهم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير اللهم ربنا كن لنا معيدا ونصيرا اللهم ربنا أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة اللهم ربنا باعدنا بين الشيطان كما باعدت بين المشرك والمغرب اللهم ربنا كن لنا معيدا ونصيرا اللهم ربنا لا تحرم علينا خيرك اللهم ربنا وفقنا بعمل بكل عمل يقربنا منك وآملنا يا ربنا بما أنت أهل فأنت أهل التقوى وأهل المغفرة أمة الإسلام واعلموا أن ربنا سبحانه وتعالى أمرنا بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بنا قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقولة الصحية الثابتة من نسي الصلاة علي خطي طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن المبعوث المبعوث رحمة للعالمين اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا استووا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 فادعوا الله مخلصين له الدين ولو كره الكافرون رفيع الدرجات ذو العرش يلقي يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر, لينذر يوم التلاقى يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم الملك اليوم لله الواحد القهار اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر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 الضالين آمين وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع يعلم خائنة الأعين وما تخفي الصدور والله يقضي بالحق والذين يدعون من دوني لا يقضون بشيء إن الله هو السميع البصير الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله